الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أدوك فون الله سبحانه وتعالى بسني أن ترى عليكم كي أتقال الله فون نبوة محمد صلى الله عليه وسلم أو أرى لي ريوان صحابة عليه أتبقى بنيتي ومتلي إلى النبي صلى الله عليه وسلم تتتي أيوني في جائمة eléyìí ni tẹ̀síwájú lórí àwọn àlàyé wa tán ṣe nípa almanhajjú salafi nípa kí ni ojú ọ̀nà salafiyya ojú ọ̀nà òdodo ojú ọ̀nà tó ṣe pé tẹ́yàn bá rìn ẹ̀yìn ó là ojú ọ̀nà tó sì ṣe pé tẹ́yàn bá fi ilẹ̀ ẹ̀yìn ó bọ́ sí ìkanná àwọn ọjọ́ tí annabi sallallahu alaihi wasallam sọ pé so eléyìí sí rẹ̀ nǹkan tí ó so àti wáwò walillahi àti wọ àwọn kílà àwọn ìpìlẹ̀ almanhajjú salafi kílà àwọn ìpìlẹ̀ salafiyya so a sì ti wọ àwọn ìpìlẹ̀ yìí àwọn ìpìlẹ̀ yìí lèyàn gbọ́dọ̀ dún ní máa rẹ̀ kí a lọ kọ́ àkídà almanhajjú salafi kí a lọ kọ́ kí a lọ mọ̀ kí a ma múlò so kí a ma tẹ̀lé so kí a ma kí a ma fi ṣiṣẹ́ sí kí a ma fi báyẹn lò kí a ma fi darí ìgbésí ayé rẹ̀ so tí a bá ti ń ṣe yóò sọ̀yàn di salafi so nígbà táwọn ìpìlẹ̀ yìí nígbà tó ti yé wa báyìí so in tó yẹ kí èyàn mọ̀ náà ni pé so àti mọ̀ tí ó mú yàn wọlé so kí ló lè gbéyàn jáde so kí ló lè gbéyàn kó jáde kó nú sàlàfíyà kí ló lè gbéyàn kó nú súnnà kí ló lè gbéyàn kó nú alfirqatu najiya so torí oríṣiríṣi àwọn kankan lèyàn ń gbọ́ láwùjọ oríṣiríṣi àwọn kan àwọn èyàn ń sọ àwọn kan tó yàtọ̀ sí ìtàwọn sálàfù wà lórí ẹ̀ ẹni tí ó bá bá dára ẹni tí àwọn àfọ́ oníjìmá lórí ẹ̀wọ̀n okónú súnnà so ìyẹn tí àwọn arékùn sọ so àbẹ́yà àwọn mìíràn pé ah, páìkó tó ní tí a bá yapa nǹkan márùn kò gbé kónú súnnà nígbé tí a bá yapa nǹkan márùn nínú ìpìlẹ̀ súnnà pé kò tí ìgbé kó so àwọn yòókù tó ti bá mú nǹkan so ọ̀rọ̀ ẹmọ wáwọ nǹkan wọn ẹmọ wọ páìkó yìí sí yàn ṣe mọ̀ pé lára àwọn katáwọn èèyàn fi mọ páìkó yìí gbà ọ̀rọ̀ mufti mẹ́kì tó sọ nípa mufti mẹ́kì tó sàlàyé ọ̀rọ̀ mufti mẹ́kì in tó sì fi sàlàyé ọ̀rọ̀ mufti mẹ́kì ni pé ó sọ pé mufti mẹ́kì sọ pé take the good and leave the bad ẹ wá wò kí ni ìyàtọ̀ nù nǹkan tó náà <laughs> gan tí ma ya pa nǹkan márùn-ún <laughs> kí á ló kí ló mẹ́sẹ́kù nígbàtí ẹ̀bá ti yapa ó ní àti ẹ̀bá yapa nǹkan márùn-ún àbí kò sọ bẹ́ẹ̀ ni àní pé tí ẹ̀bá yapa nǹkan márùn-ún pé èyàn tí pé tí ọlá pé èyàn yapa nǹkan márùn-ún lẹ́fi yọ́ kónú súnnà ó dìgbà tó take the good and leave the bad tó ń náà sí rọ́dù rẹ̀ rọ́dù yẹn ló jẹ́ kọ́ so kí ni ìyàtọ̀ ń sìn so kò sí yàtọ̀ mọ́ in the sense pé kílùkọ rẹ̀ òun náà sọ ń sí pé rẹ̀ òun náà sọ ń sí so in tó sì pé kò sẹ́nìkan láyé tó bá ti bẹ̀rẹ̀ sí yapa àwọn òṣòrò súnà tó bá ń sọ dáadáa tẹ́lẹ̀ tó bá súnà mọ̀ wàlá yóò sì máa tako yóò ń sọ so gbogbo àwọn oríṣiríṣi àwọn nǹkan láàrin láwùjọ ẹ àṣìṣe ní

ń ṣe náwọ́ mínà ìrìjá kí a ma rely lórí pé àìṣẹ́ gbíyàn kó so gbogbo lè wallahi àwọn ahlus sunnah wọ́n wà áhwájú sáwọn wà dáadáa gan àtàwọn iṣẹ́ dáadáa gan ju àwọn ẹlòmíì lọ so wọ́n ní bùkátà sí gan ju àwọn ẹlòmíì lọ so in the pé ojú táwọn èèyàn ma fi wò wọn àti táwọn èèyàn ma sọ wọn afá tán ma ń gbé súfí Sufi 32 tó máa ń gbé Sufi tó pọ̀ tó máa ń kó wọn lọ sẹ́wọ̀n pé àgẹ́bọ́n ṣe kún ẹ̀wọ̀n ní bíbáyìí nítorí pé wọ́n gẹ́rí wọ́n gẹ́ nǹkan wọ́n kún ẹ̀wọ̀n bíbáyìí gan so wọ́n gẹ́rí tó máa ń gbé wọn lọ àwọn èèyàn níyàn sọ ẹjẹ́ kọ́kàn ra mú súnnà kan sí nǹkan lásán kan mú lọ sọ́gọ̀ ọlọ́pàá ètò ń sọ ní kódà wọ́n mú ní gbó kan wọ́n jó ní pé ìkànnà àwọn súnnà náà ni so wọ́n ni ẹ̀ eh, wọ́n ni àwọn àfáà wọn wọ́n ti fi wọ́n lẹ́mí balẹ̀ pé bá bá ń sẹ́ lọ́wọ́ ògbó ònú súnnà wọ́n lásìkò rí bẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ kò sí yóò máa kójọpọ̀ yóò máa kójọpọ̀ ìrìjá ní máa jẹ́ kí yẹn wò pé kò ní affect ó ń affect ìjẹ́ ó ń súnnà rẹ̀ náà kò sí ẹ̀sẹ̀ ó affect ẹ̀ náà so nígbà tó ṣe pé ọkàn náà lòun náà wà ní tó sì nídìí thabatin kò sí yóò affect ìjọ súnnà yẹn èyí tó ṣe pé ìtàwọn afáfí mọ́ ṣàlàyé ní ẹ pé tí ṣètọ́nù bá múyàn ní báàbù ṣùhàtì yóò mú ẹ ní báàbù ṣàhàwàtì ṣàhàwàtì ni ṣètọ́nù fi gbẹ́ pẹ̀lọpọ̀ ẹlòmí kó nù súnnà ó ti yé o àfá àbọ̀tọ̀ òun náà nífẹ̀ẹ́ ayé ní so ó ṣe pàtàkì jẹ́ wallahi kí ẹ má máa wọn ni ti ma ní ògbíyàn ní o ìrìjá ní kí ìrìjá ìkanú àwọn ọ̀ràn ìrìjá ní o ìrìjá sí pọ̀ láwùjọ wa yìí ah ìrìjá tàn ká bámúbámú gan ìrìjá pọ̀ gan ìrìjá pọ̀ gan láwùjọ wa yìí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ẹ tó wá gbé kó nù Islam ni ẹ tó wá sọ wá burú wá ní ó jẹ́ mùsùlùmí mẹ́ni ah! àwọn èèyàn ma wí tí wọ́n ti tó yí pé wọ́n ti di kèfèrí nítorí àwọn ìlú àwọn èèyàn sì ma sọ pé ah, ẹ̀ẹ́sẹ́ tó ah, àwọn ògbọ́jákúmọ̀lìyé ni ah, àwọn èèyàn ni ògbọ́jákúmọ̀lìyé àbí àánú àyín tí sọkọ́nù ẹbí ẹni tó wá gbé kóònù Islamu ni ẹni tó wá ní káptẹ̀ òjò súnnà mọ́ tó wá ní òjò súnnà mọ́ mistake hmm, ni kí ni dọ́bí to mistake àti pé ṣẹ̀ríà ṣẹ̀ríà pé níbi pé gbogbo mistake láyé Ọlọ́run bá ní ìdájọ́ lórí ẹ̀ in bẹnu mistake tí yóò tanná rẹ̀ in bẹnu mistake tí yóò tọrọ àforíjì fún in bẹnu oríṣiríṣi oríṣiríṣi in bẹnu mistake pé ẹ ṣe sùjúdù fún ni alais so kí ni ìdájọ́ ti mistake yẹn nú ẹ̀sìn ìdájọ́ ti ẹni pé ẹ sáà máa gbà sára lọ ẹ̀sìn máa fún bàbá ní gbogbo ẹ máa work excuse fún wọn oríṣiríṣi excuse so gbogbo eléyìí àwọn nǹkan tí ó fi bí akíyàn mọ̀ pé kí láwọn nǹkan tó gbíyàn kó nù súnnà but at the same time bákan náà kíyàn mọ̀ pé hmm, ẹ̀yin gbọ́dọ̀ tẹ́mbẹ́lẹ́sẹ̀ o wallahi ẹ̀yin ò gbọ́dọ̀ jẹ́ kí ìrìjá kówó yẹn lẹ́mì kí a mọ́ tẹ́mbẹ́lẹ́sẹ̀ kó súnnà mọ́ òpin yẹn hmm, tó bá sàti jọ súnnà tó bá ti wòun lòun mọ́ sí kò sí yóò affect ẹni pé yóò padà affect súnnà yẹn gan lára yẹn ṣebí súnnà yìí tó wà nù ọ̀kẹ́ ní tó sì nídi pé kíyàn dó lórí manhaj tí a ní thabata ẹ̀sẹ̀ yẹn ma máa affect yẹn kò sí so irọ́ ni pé ẹ̀sẹ̀ pé kíníkà yóò affect ó sì òun gan náà fúnra yẹn ó lè padà ṣokùnfà tí yẹn fi kónù súnnà gẹ́gẹ́ bá ṣe rí láwùjọ tó ṣokùnfà fáwọn tó pọ̀ gan tíyàn bá dákọ wọn tíyàn lè dákọ wọn tán gẹ́gẹ́ bí yẹn ṣe rí láwùjọ yìí pẹ́lú mi tó ti padà mọ́ so kí ẹ má ẹsẹ̀ o so àwọn súnnà ní bùkátà sáwọn wà dáadáa gan oríṣiríṣi àwọn okọ́ làwọn èèyàn fẹ́ sọ́yàn tán sì mọ̀ pé gbogbo àwọn nǹkan tí àwọn tánbẹ̀lẹ̀ mọ́ rí lọ́dọ̀ àwọn súnnà yìí ó kéré sí táwọn ìlú mìí ṣe ó so ẹ jẹ́ ká lọ sínú àwọn olùmọ̀ kí làwọn kan ìgbàwọlẹ̀ òní jẹ́ salafi ma alimam ahmad rahimahullahu ta'ala wọ́n sọ nínú usulu sunna wa wọ́n ni wa mina sunnati lazima ní àwọn sunna tó jẹ́ ọ̀ranyàn allati man taraka minha khaslatan tó sì pé tí yẹn bá gbé ẹyọ kan jùúlẹ̀ nínú rẹ̀ tí yẹn bá gbé ẹyọ kan jùúlẹ̀ nínú àwọn sunna yìí lam yaqbalha kò gbá wọlé èmi ò gbá ìgbá wọlé pé ká mọ̀ jáde lórí lórí ìgbá wọlé àmì ah, ògbà ìpẹ́kápọ̀ ah, ń bí dáàtì à ah, ìgbà wọlé kò sínú Islam wọ́n ni wa yu'min biha àbí kó gbàgbọ́ nù rẹ̀ lam yakun min ahliha kò ní wà náà wọ́n sọ́nà ọ̀ so ẹwọ ọ̀rọ̀ tí Imam Ahmad sọ yìí kan tó bẹ̀rẹ̀ sí wọ́n máa kàá kama kawa al'imanu bil qadar wa khairihi wa sharrihi àtàwọn mina àtàwọn kami àtàwọn kami so tó sọ pé tíyàn bá fi kọ́sílà kan lẹ̀ tíyàn bá fi ẹyọ kan lẹ̀ nínú gbogbo àwọn súnnà yìí tíyàn bá fi gbogbo ẹyọ kan lẹ̀ nínú àwọn súnnà yìí pé àà kò ní lam min ahliha kò ní wọnà àwọn so kò ní wọnà àwọn súnnà ó túnmọ̀ pé ẹni tó bá fi yapa ìkan nínú àwọn usulu súnnà àbúbáwọn bídá àmú nínú àwọn bídá àwọn àbọ̀wọn náà dáadáa lẹ̀ kàkàkalẹ̀ ẹwà wọn ó yapa òsúlù kan nínú àwọn òsúlù súnnà ó bá wọn bídá àmú nínú bídá àwọn àbúhun náà dáadádálẹ̀ kakalẹ̀ so ẹni yóò ní jẹ́ kò ní so ìrọ̀rọ̀ yìí náà ó sì wà nínú sharh súnnà so ìrọ̀rọ̀ yìí náà wà nínú sharh súnnà ti but in táwọn yẹn máa ń ṣe ṣe ma àbòsí táwọn yẹn máa ń ṣe àwọn so in tí wọ́n àtàkì ni sharhu sunna ti barbahari àwọn èèyàn máa hìtì Imam barbahari gẹfà àwọn èèyàn hìtì Imam barbahari gẹ́ o tẹ̀ táwọn tó wà ń tánkẹ́ ẹ̀tọ́ àmọ́ tó fọ́nì jù masalasi wọn wọ́n tó wọ́n ṣe sharhu sunna barbahari in tí ò fi yẹ kó yà ní lẹ́nu ni nígbàtí Sheikh Abdul Bukhari sọ pé ẹ má jẹ gbàtànjẹ pẹ̀lú àwọn tó ṣe pé wọn ò sí lórí dáadáa tó sì ń ṣe àwọn sharhu kutubu sunna Muhammad Hassan al-Misri ava ó sì sharhu usulu sunna ó sì sharhu ṣarhù tó gùn ṣarhù tó gùn tó kẹnu dáadáa àwọn orísìírísìí àwọn bídá àwọn ṣe àwọn ṣarhù usulu súnnà wọ́n ṣe ṣarhù súnnà barbahari so ẹwà àwọn ará tánkẹ̀ yínà tó mọ́ lálàsẹ́ mẹ́ barbahari pé barbahari gbé àwọn nǹkan sínú tíra rẹ̀ ó sì sọ pé yíò gbọdọ̀ yapa rẹ̀ so ṣe mọ́ ọgbọ́n tá fẹ́ sí wọn ò ní sọ bẹ́ẹ̀ nípa Imam Ahmad Imam Ahmad sọ nafsun kankanáwò but wọn ò ní fẹ́ sọ bẹ́ẹ̀ nípa usulu súnnà but níbi àwọn àwọn masáìlì míì tó yí pé àwọn masáìlì fiqhiyya àti Imam Barbahari tán gbé sínú tíra wọn wọ́n ni à ó dá àwọn nǹkan míì wà tó ṣe pé Imam Barbahari gbé sínú tíra rẹ̀ tó já sí se ni ó sì ní ẹni tí ò bá gba tó wà nínú tíra wọn wọlé kìí sọ súnnà wọ́n mọ̀ wọ́n àtàkì Imam Barbahari ní abala wọn mufasiru sanrab mufasiru sanrab iman sílẹ̀ ìdàdà a máa àtàkì Imam Barbahari in tí ó fi yẹ kó sharhu sunna wo náà ń ṣe fún wọn níbẹ̀ ní masalasi ẹ̀ sharhu sunna wo náà fẹ́ máa sàlàyé rẹ̀ fún yàn láwọn tó ṣe pé wọ́n kórìíra Imam Barbahari wọ́n ń sọ orúnkà báyìí nípa Imam Barbahari ṣe mọ́ tí wọ́n mọ̀ sí in tí Sheikh Al-Bukhari sọnù tán bá kàtí débi àwọn onúkọ̀tọ̀kọ̀ kan wọ́n máa kama so àwọn ènìyàn kò tọ́ọ̀rùn tó rùkù ní wọ́n fẹ́ máa gí àwọn èèyàn kó lójú ọ̀nà ọlọ́wọ́ báyìí èmi ò máa ṣáhù súnnà tí mo hadithi tánkẹ̀nsì táwọn èèyàn yíká kórìíra ah, ìkánú àwọn kí wọ́n la ilaha illallah láìsí pé wọ́n ráfa ọjọ́ kan ó sì sẹ́ndì kí ní Imam Barbahari kan níbi tí ẹnìkan ti lálà sí Imam Barbahari pé átíkù kan pé Imam Barbahari eh, ó ṣe báyìí báyìí báyìí báyìí ẹ máa wo gbogbo àwọn tó sọ̀rọ̀ ń di mahadis lankẹ̀ ìbá sí ma ń ṣe nìyẹn ẹ wo mufasiru sanrabi yìí náà bóòna sí ń ṣe nìyẹn bóòna sí ń ṣe ìkórìíra Imam Barbahari àti ìmá tako ẹwà mọ́ tó ń fẹ́ sí wọ́n ti mọ̀ pé lápsìsì wà tán lè wọ̀ níbi ọ̀rọ̀ Sharh Sunnah Imam Barbahari tẹ̀ wọ́n mọ̀ pé lápsìsì yẹn náà ni pé Imam Barbahari dákọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan tóótọ́ tó sì pé kìláàfù wà ń bẹ̀ wọ́n wà fẹ́ kó gbogbo ẹ̀ papọ̀ pé à irú imam barbahari akọ̀ọ̀rọ̀ kúfù nínú sharhu sunna ya imam barbahari so àtàwọn masáyìlì àtàwọn masáyìlì mìíràn so wọ́n wà mọ́mọ́ wọ́n fẹ́ tàtàrà bẹ̀ wọ́n fẹ́ philapsis whereas the same thing <clears throat> the same thing náà ni alimam ahmad sọ bí usulu sunna but wọ́n ní attack usulu sunna tí ẹ torí àwọn masáyìlì rú bẹ́ẹ̀ kò pọ̀ bí usulu sunna kò pọ̀ rárá tí wọ́n lè sọ pé kó láwọn nǹkan míì wà ní usulu sunna kò pọ̀ rárá àbí kó tiẹ̀ mẹ́fẹ́ sí gan but kí ẹ sáà fi pé o lè wálẹ̀ so ní pé à ah, so wọn ní àtàkì òṣòlù súnnà whereas kìí ṣe kúfù wọn ní problem pẹ̀lú pẹ̀lú Imam Barbahari ibi tán ti ọ̀rọ̀ kúfù kọ́ wọ́n bá Imam Barbahari fa ọ̀rọ̀ oníbídáà tí Imam Barbahari kápa so ẹ mọ́ àwọ̀ yìí máa ń wò nìyẹn sí àwọn èèyàn àwọn èèyàn kan tara wọn kí ni Imam Barbahari pé kò extremism kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ so ní pé à nígbé ẹwọ Imam Barbahari wọ́n ni wà man nadhara fi wajhi mubtadi'in so Imam Barbahari gba ọ̀rọ̀ Fudayl ibn Iyad ni wá ni o ní pé à báyìí báyìí báyìí báyìí nǹkan báyìí báyìí so ẹ máa wò wọ́n àwọn ọ̀rọ̀ míì wà tó pàwọn sálàfù sọ bẹ́ẹ̀ tó jọmọ́rù nǹkan bẹ́ẹ̀ so tí wọn ò ní ní problem pẹ̀lú bóyá bí kí sálàfù sọ pé à man ya'kulu riba ní pé eh, akhbathallahu kulla eh, eh, maksabihi ní pé ẹni tí ma ń jẹ riba wọ pé ọlọ́wọ́ bó jẹ́ kí gbogbo tó ń rí lérè kó dọ̀tí wala yubarik fi ahlihi wọn ò ní fún lálùbáríkà níbi ara lè rẹ̀ ṣe pé olú àwọn ọ̀rọ̀ báyìí pọ̀ gan lọ́dọ̀ àwọn sáraf yẹn wọn ò ní problem sí wọn ò ní kàkọ́ àtàálí ala ní pé eléyìí ṣe pé yẹn ń tààlá lórí ọlọ́wọ́ bá ọ̀rọ̀ àwọn sálàfù wà bẹ́ẹ̀ o but in táwọn sálàfù yẹn gbẹ́kẹ̀lé òun làwọn nùsúsù tó wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam àti nǹkan wà nù so yawma tabyaddu wujuhun wa taswaddu wujuh àtàwọn orísìírísìí àtàwọn orísìírísìí ẹ̀rí tí wọ́n gbára lé tí annabi sallallahu alaihi wasallam láàánà irú but ìyẹn wọn ní rí pé à ìpẹ́ Fudail ibn Iyad ńlá ó ṣe tààlí lórí ọ̀rọ̀ ọba nígbà tó bá tí Fudail faqad istakhaffa eh, bima anzala Allah so wọ́n ní ìyẹn wọ́n rí pé ah ní pé kò èyàn gbúdọ̀ mọ́ jáwàrí ní èyàn gbúdọ̀ mọ́ ẹnìkan ò lẹ́tọ̀ọ́ àti máa so ilé èyí táwọn sálàfù sọ ń pa ọ̀rọ̀ ìbá ọ̀rọ̀ zina ńkọ́ táwọn sálàfù sọ pé ẹni tí máa ń ṣe zina ní pé irú nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ sí pé eh, ọlọ́run gbogbo àmọ́lé ojú rẹ̀ kò ní ní mọ́ kò but tó bá ti di bí ọ̀rọ̀ ń bí dáa ó di dìde tàà lílẹ̀ ọ̀rọ̀ ọba the same thing náà àwọn gbogbo àwọn ará tánkẹ̀ tí wọ́n lálàsẹ̀ Imam Barbahari ah wallahi àwọn ará tánkẹ̀ kórìíra Imam Barbahari gẹfà wọ́n kórìíra Imam Barbahari gẹfù nífà wallahi wallahi tallahi tó bá ń sọ̀rọ̀ Imam Barbahari báyìí wọ́n kórìíra Imam Barbahari gẹfù ah Imam Barbahari wo in tó kó sínú tírà rẹ̀ àwọn kan tí ó tó yí pé kò wọlé gan ó sì lẹ́nìkan ò gbọ́dọ̀ yápa rẹ̀ <laughs> so in ti imam ahmad sọ nìyàn so bákan náà sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala sheikhul islam sọ nínú majmu'ul fatawa wani man khalafa al-kitab al-mustabin wani tó bá ya patira tó hàn gere wa sunnata al-mustafida àti sunna tí wọ́n gbà wá tó lọ́pọ̀ aw ma ajma'a alayhi salaful ummah àbáwọn nǹkan tí àwọn salafu al-ummah tí wọ́n kójọpọ̀ lórí ẹ̀ wọ́n ni la yu'dharu fihi wọ́n ni wọ́n ní fún ní uzuru ń bẹ̀ fahadha yu'amalu bima yu'amalu bihi ahlul bid'ah eléyìí wọ́n bá lò ní bá lò tí yàn sí bá wọn bid'ah lò so ẹwùn tí a sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala sọ ọ̀dọ̀ àwọn àwọn náà wọ́n lò ọ̀rọ̀ yìí àwọn so wọ́n fẹ́ sásábẹ̀ àwọn kan pé sunnatul mustafida ni sheikhul islam sọ àti ma ajma alayhi so wọ́n wá fẹ́ máa yọ àwọn nǹkan kó pé àwọn sálàfù ló mọ̀ wọn ò ṣe ìjìmá lórí àwọn nǹkan kọ̀ọ̀kan ní pé wọn ò ṣe ìjìmá lórí àwọn nǹkan kọ̀ọ̀kan irú hajjúrù mutadin kò sí ìjìmá ń bẹ Malik wa wabn al-Musayyib gbogbo ẹ̀ gbogbo àwọn tó bá láyé so wa Aba Amir wa kana qad adraka Aba Bakrin so tó ń fi hàn pé ìjìmá àwọn sálàfù wà lórí iṣẹ́ bẹ́ẹ̀ èyàn ó ṣe hajjúrù mubtadi'in èyàn ó pa ń bídá àti so èyàn ó pa ń bídá kódà ìjìmá yìí wà débi pé kódà àwọn kọ̀ọ̀kan náà àwọn sálàfù gan torí pò sẹ́ni tó pé so tó ṣe pé wọ́n ṣàṣìṣe ìyẹn tí yẹn gbẹ́ rí pé àṣìṣe lélẹ̀ tí mistake sọ̀dákọ̀ lórí yẹn pé mistake sọ̀dákọ̀ lórí yẹn pé ah mistake lélẹ̀ ní tó tọ́ nínú àwọn sálàfù tán ṣàṣìṣe ní tó tọ́ so kódà hátà àwọn gan wọn a máa kí lọ fáwọn èèyàn nípa ń bídá so ẹwúrú Qatada rahimahullahu ta'ala rahmatan wasi'a so táwọn fagbà pé àṣìṣe ni so táwọn fagbà pé àṣìṣe ni so ẹ wo ẹ wo hátà nínú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ Qatada gan oríṣiríṣi àwọn ọ̀rọ̀ wà tán gbà wá pé alimamu Qatada àwọn náà máa ń sọ pé èyàn ó sì hajjúrù mubtadi'an nìsẹ́ èyàn ó ṣe hajjúrù mubtadi rìn so but àwọn ẹni yìí gbogbo báwọn ó ṣe lápsìsì kásà wá ìtafí àtàkì mẹ́ bàbá harí náà ni tàfi kórìíra wọn so ó wáyé wọn láwọn fẹ́ bẹ̀rẹ̀ sharhu sunna pé masalasi àwọn so sharhu sunna kọlọ fẹ́ bẹ̀rẹ̀ sharhu ribida ni so wọ́n ni so ẹgbẹ́ kákàlù ọ̀rọ̀ alimamu shatibi na alimamu shatibi al'alimul usuli wọ́n ni alimamu shatibi sọ nínú wọ́n ni almasalatul khamisa alamari yẹlẹ́ karùn wọ́n ni wàzálika anna hadhihi al-firaq wọ́n ni ẹ̀rí àwọn ìjọ yìí àwọn ẹgbẹ́ yìí gbogbo àwọn ẹgbẹ́ yìí innama tasiru firaqan wọ́n ni ìbátá ma ń di firaq bí khilafi halil firqati najiya tí wọ́n bá ti yapa al-firqatu najiya wọ́n ni ahlus sunna wal jama'a wa salafiyun fi ma'nan kulliyin fi din fi ma'nan kulliyyin fi ddin níbi ìpìlẹ̀ kanú ẹ̀sìn wa qa'idatin min qawa'idi shari'a àti òfin kan nínú òfin shari'a ẹwọ́n tí al-Imam Shafi'i sọ la fi juz'i min al-juz'iyyat kìí sí pé tán bá yapa níbi àwọn ẹ̀tútún níbi ẹ̀tútún kan níbi àwọn ẹ̀tútún so ṣe mọ̀ káwọn àfáà wọn ń sọ pé a ní usul a sì ní kíni a ní furu'a so furu'u ni àwọn nǹkan tó jẹmọ́ bí ìjọsìn wa in kana sheikhul islam sheikhul islam wa se inkaro ilé wa ankaro rẹ̀ pé kí ní usul kí ní jẹ́ furu'u nínú majmu'ul fatawa so ní pé kí ní usul kí ní jẹ́ furu'u so ẹmọ wo but ah, uh, true to, some, uh, uh, to an extent pé a ní àwọn usul tó tó a sì láwọn so ó true to an extent so ẹmọ wo àwọn afá sọ pé téèyàn bá yapa níbi àwọn nǹkan tó jẹ́ usul àwọn usul ni àwọn nǹkan tó jẹ́ ọ̀rọ̀ i'tiqad àwọn ọ̀rọ̀ aqida àbáwọn ọ̀rọ̀ manhaj so àwọn ọ̀rọ̀ usul ni so wọ́n ní téèyàn bá yapa níbi usul wọ́n ní lá kìí níbi furu'a kìí ṣe níbi furu'a ẹ ma wá gbọ́rọ̀ náà wọ́n ní idhil juz'i wal fara wọ́n ní bà tó ṣe pé ẹ tuntun wọ́n ní ashar tó ṣe pé yẹn kàn ó yapa ń bẹ̀ lásán la yansha'u minhu anhu mukhalafa wọ́n ní ìyapọ̀ òkín bẹ́yọ látara rẹ̀ yaqa'u bisababiha at-tafarruq tó wá sí pé látara rẹ̀ wọ́n fi a máa pín bẹ́ẹ̀ nílé sí jòdòdó ẹ wo mas'ala tí o ń jára rẹ̀ sáà ní sí báyìí <clears throat> nípa pé ṣe tarawih pé sí ìyànlẹ̀ lẹ́yìnbà kí tarawih tàkílálẹ̀ tó lè kí qiyamul layl ní òru sàpá àwọn afá mi pé bídà ẹbí sheikh muhammad nasiruddin albani àwọn afá mi sì wọn ò sì gbá ń bídá so gẹ́gẹ́ bí sheikh fauzan àtàwọn mí nánú àwọn afá oí so kọ́dà wọ́n rí pé tó yẹ kẹ́yàn máa ṣe ni so ẹwọ gbogbo ẹwọ ẹwọ khilafiyàn khilafun fil far'i so so so so so so sí nǹkan tó bí pé kan wá pínyà ni kìí sí nǹkan tó bí kan pínyà so bákẹ́nẹ̀ ẹwọ ọ̀rọ̀ hijab ẹwọ ọ̀rọ̀ à ọ̀rọ̀ niqab so ẹwọ̀rọ̀ ní kọ́bù pé a pé wájìbù ni so àwọn kan ní a no mustahabu ni kìí ṣe wájìbù in tí tó dáa ni in tí wọ́n recommend ni but kìí ṣe wájìbù so in tí ó ṣe kí ni in tí ó dáta farúkù kalẹ̀ ni but kíyàn ṣe mo fẹ́ pàkíyèsí wa sí kankan bí now wọ́n ní èmi sì kọ́ máa pàkíyèsí wa alimamu Shatibi náà ló máa pàkíyèsí wa ẹ má gbọ́ wọ́n ní wa innama yansha'u at-tafarruq wọ́n ní ti ibi tí ìpínyà ti ma ń wá ń tiẹ̀ inda wuqu'i al-mukhalafa fi al-umuri al-kulliyya nígbàtí ìyapa bá wà níbi àwọn alámọ̀rí gbogbogbò alámọ̀rí ìpìlẹ̀ li'anna al-kulliyat torí àwọn ìpìlẹ̀ yíò taqtadi adadan min al-juz'iyat Allahu akbar oun tó rí pé àwọn ìpìlẹ̀ yíò oríṣiríṣi àwọn ẹtútúlú ma ń jẹ́ lọ látara èyí tí pìlẹ̀ bá ti wọ́ oríṣiríṣi ẹ̀ tuntun ni ó máa jẹyọ àwọn jùs ìyá àti tó pọ̀ ni ó máa jẹyọ so wọ́n ni ghayra qalil tí ó kéré wa sha'nuha fil ghalib wọ́n ni lọ́pọ̀lọpọ̀ gbá alla yahtassu bi mahalin duna mahallin wọ́n ni tí ìyapa tí ìyapa ti yapa àwọn firqatu najiya níbi ìpìlẹ̀ níbi al-ma'na al specify sáyé kan yàtọ̀ sáyé mi gbogbo alamari ni ó affect ẹwà wọn khawarij bàtà àwọn kọwàrí jẹ́ ní gùlù ń gba pé à ah, nǹkan báyìí ní ó gbìyàn kúnnú ní pé tí a bá ti ṣe báyìí ẹ̀ṣẹ̀ gbìyàn kúnnú Islam ẹwọ bó ṣe affect ìrọ̀rí wọn ẹwọ bó ṣe affect ìbá àwọn olórí ṣe ẹwọ bó ṣe affect ìbá àwọn mùsùlùmí ṣe ẹwọ bó ṣe affect àwọn gẹ́gẹ́ níbi ìbádà ẹwọ̀n mọ́rí ah, àná ẹwọ̀n Sufi so nígbà táwọn ti tí wọ́n gbọ́rọ̀ awliya tán gbé kọjá àlà martaba wali tán fẹ́ tán fán tán fán tán fán títí tán annabi ah, lọ ó lẹ́lú mí gan fán kú ipò ọlọ́wọ̀n bá lọ àwọn gùlátù sofia wọ́n fan wìláyà wọ́n gbé wìláyà ju ipò ọlọ́wọ̀n bá gan lọ àwọn oríṣiríṣi àwọn asatirul awwalin àwọn tán irọ́ àtgọ́sù ahlam so oríṣiríṣi rẹ̀ na ma ń pa wọ́n ní ìkanná àwọn àgbàfà sófí wọ́n ló jọ kà mùrídí rẹ̀ wọ́n ní bó ṣe sáláì sínú wọ́n ní ah, ìyà mùrídí yẹn wá sọ kún bá fà pé ah ẹbí tó ọmọ mi wọ́n ní wọ́n láfààyàn sí gbójú sókè wọ́n sì ní ìwọ Ọlọ́run tó bá fẹ́ jẹ́ bínú sí ọlí sáàsìn ìbáyìí kò yá dá èmí ẹ̀ no wọ́n no ó tẹ̀ ní bá ṣe sọ èmí wọ́n ní ọ ní bí mòdídí ẹ bó ṣe fò lọ sánmà nìyẹn ó lọ intercept màláíkà tí ń gbẹ̀mí lọ wọ́n ní ibi títí táwọn méjì ti ń fa àpò ẹ̀mí mara wọn lọ́wọ́ <laughs> wọ́n ní ibi dáwọn méjì tí ń fa àpọ̀ ẹ̀mí mọ́ra lọ́wọ́ tí gbogbo ẹ̀mí tó gbà lójọ ohun mo sì dà lẹ́nu wọ́n ní bí gbogbo àwọn èèyàn tán gbà mí lójọ ohun gbogbo wọ́n sì dìde nù so ẹwọ báwọn èèyàn tán sí gbé àwọn áwùlìyà àwọn kọjá ipò ọ̀rọ̀ ọba so kò sí àtàwọn òṣùlù míì tó wà nù sòfíà so alá oríṣiríṣi alkashifu alkashifu fẹ́ dé so so wọ́n ni alimamu Shatibi lẹ́yìn bàtán wá sọ lè wọ́n ni wọ́n wá sọ wọ́n wá pàkíyèsí kan ẹ má gbọ́ àkíyèsí yóò wọ́n ni wa yajri majra al-qa'idati al-kulliyya wọ́n ni òun náà ma wá ń wá nípò qa'idatin kulliyya ní pé qa'ida ìpìlẹ̀ wọ́n ni kathratul ibi àwọn ètùtù eh, tí ẹ bá ti yapa tó bá ti pọ̀ jù tí àwọn jùsù iyat hmm, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tọ́ Allahu musta'an in táwọn ẹlòmí Allahu akbar ọ̀rọ̀ yìí èmi kọ́ mo sọ́wọ́ èmi kọ́ mo sọ́wọ́ in táwọn ẹlòmí ta fi ma ń pe ìkẹ́nà àmàdáhìb in tí pè wọ́n ní ní so tí wọ́n fi ma ń pè wọ́n ní ashabu ra'yi ni torí wọ́n ó pọ̀ gan jùsíyàtì yẹn pọ̀ gan ah, ó ti pọ̀ jù kí ló dé ẹrù pé ẹ̀sìn míì wígbà kan sẹ́sìn míì totally ni àwọn jùsíyàtì yẹn pọ̀ gan ó pọ̀ gan tàti yapa so àwọn afá ma ń pè wọ́n ní ashabu ra'i kódà yí ń bẹnu àwọn afá tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ ń pa wọn so but kò ní ìdíká dákọ wọn nítorí àwọn oríṣiríṣi àwọn masarih táwọn afá fi rí pé kí sọ so, so so wọ́n ní kí yẹn bá yapa ní bí juz'iyat wọ́n ní fa innal mubtadi'a wọ́n torí pé oníbídà idha akthara min insha'i al-furu'i al-mukhtara'a ní pé tó bá pọ̀ níbi pé kó máa hun àwọn ẹ̀tútù tó pọ̀ gan wọ́n ní aada dhalika ala kathirin min ash-shari'ati bil mu'arada ilé yìí yóò padà tapo ọ̀pọ̀lọpọ̀ nǹkan nù ṣẹ̀ríà bó sì rí nìyẹn lọ́dọ̀ àwọn ẹni in tó fi ṣe pé àwọn ọjọ́ àwọn ọjọ́ àwọn kílùkọ̀ọ̀lá àwọn ọjọ́ àwọn mubtadi'a tó pọ̀ gan mazhabu yìí náà wọ́n tẹ̀lé àwọn ọjọ́ àwọn mubtadi'a tó pọ̀ dáadáa gan mazhabu yìí náà wọ́n tẹ̀lé àwọn Naqshbandiya ni Sufi ni Tabligi ni Diobandi eh, ni gbogbo wọn mazhabu yìí náà tẹ̀lé àwọn so àwọn afá ma ń bẹnu wọn gan so kìní yìí ó trú nípa wọn gan pé kí ẹ̀yàn bá ti ń so òun náà eh, Al-Imam Shatibi sọ pé òun agbáni ìkan tún wà tó ṣe pé jùs iya kan ó tó lè gbéyàn kó nù ó lè sọ̀yàn di mubtadi'an bọ̀ Sheikh Ubayd ni ó sàlàyé rẹ̀ so wọ́n ni bil mu'arada kama tasiru al-qa'idatu al-kulliyya mu'aradatan aidan wọ́n ni òun náà yóò ma yapa ọ̀pọ̀lọpọ̀ nǹkan nù sharia gẹ́gẹ́ bó ṣe pé ìpìlẹ̀ qa'ida kulliyya òun náà yóò ma yapa ọ̀pọ̀lọpọ̀ nǹkan nù sharia so iṣẹ́ kankan náà ni méjì yóò padà máa ṣe at the end of the day so eléyìí ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa pé kí ó ń gbéyàn kó nù súnnà ẹ jẹ́ ká tún gbọ́ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn àfáàwà àwọn kìbá ẹ jẹ́ ká gbọ́ àwọn kàtọ́ wọn sọ ẹ jẹ́ ká gbọ́rọ̀ Sheikh Ubayd hafizahullahu ta'ala wọ́n bí Sheikh pé ìbáwò yóò dájọ́ lórí yẹn pé kìí ṣe sálàfí àti pé níbo ìgbà wọn yóò jáde kún sálàfí àti pé ìgbà wọn yóò dájọ́ lórí pé kìí ṣe sálàfí wọ́n ní ilé àwọn olùmọ̀ ti ṣàlàyé rẹ̀ wọ́n ní wọ́n sì fi sínú àwọn tírà wọn وضمنوه كتبهم wa nasaihahum mẹ́ni wọ́n sì fi sínú àwọn nasaih wọn àwọn ìmọ̀ràn wọn wọ́n ní ó sì wọnú manhajì wọn bẹ́ẹ̀ ni ó wọnú manhajì wọn kutubahum wa nasaihahum وهو ضمن منهجهم وذلك أنه أن الرجل يخرج من السلفية wọ́n ní eléyìí ni pé èèyàn wọ́n yọ kó nù sàlàfíyà àbóhùn kan fúnra yóò tẹ̀ yọ́ra rẹ̀ khalafa aslan min usuli ahli sunnah wọ́n ní tó bá yapa ìpìlẹ̀ kan nínú àwọn ìpìlẹ̀ ìpìlẹ̀ ahlu sunnah tó bá ti yapa ìpìlẹ̀ kan nínú àwọn ìpìlẹ̀ ahlu wọ́n ní bẹ́ẹ̀ sì ni ẹ̀rí dúó fún bẹ́ẹ̀ ni pé ah ẹ̀rí dúó fún pé ẹni yìí wọ́n ní bẹ́ẹ̀ eléyìí yóò kúnnù sàràfíyà o كذلك قالوا حتى في الفروع إذا خالف فرع من نعم ibi tí mo ń sọ ni ní pé bákan náà ní pé tó bá yapa níbi fòróà tó bá yapa níbi fòróà níbi àwọn ẹ̀tútún ṣe pé alẹ́mù sáàtìbí ti sọ ojú pẹ́nà kan tí èyàn fi lè tó lè gbéyàn kúnnù sàlàfíyà níbi ẹ̀tútún ṣe kò bí ìdíwá wá fẹ́ sọ ojú mí pé tó bá yapa níbi fòróà ó wá di pé ó mú ọ̀rẹ́ ó mú ọ̀tá lórí ìyapa yẹn wọ́n ní kódà wọ́n sọ pé hátà fi lè fòrò àwọn sálàfí sọ àwọn olùmọ́ sọ pé kódà níbi fòrò wà gẹn ó lè gbìyànkú ní sàlàfíyà wọ́n ní tó bá yí pé ó yapa níbi fòrò kẹ ó wá mọ́ ọ̀rẹ́ wá mọ́ta lórí fòrò rẹ̀ so eléyìí náà ó gbé ó gbé fún fárán yẹ kalẹ̀ nípa tó wọ́n fi máa ṣe mùwàlá àwọn èèyàn ni lápẹẹrẹ ń sì ọ̀rọ̀ kílòkọ rẹ̀ àtàbáhùdù fi sọ́lá so àtàbáhùdù fi sọ́lá tí àwọn òmọ̀rọ̀ táwọn olórí tán pàṣẹ rẹ̀ pé kí ẹ má jìnà sí pé kí ẹ má mọ̀ súnmọ́ra èèyàn bí sọ́lá kí ẹ má gbé kalẹ̀ pé ah ni pé ìbẹ̀nú àfáàmì táwọn náà sọ ti pé ẹ̀yìn lè ṣe ìbẹ̀nú àfáàmì tí mo gbá wọlé pé kí ẹ má ṣe àbí kí ẹ wá ní ẹni tí ó bá ṣe tàbáhùdù nǹkan báyìí báyìí ni àbẹ́ tí tẹ́ bá ṣe tàbáhùdù gan ó ti kó sí nǹkan báyìí ó ti kó sí nǹkan báyìí so àbí ká tẹ mọ́rọ̀ àjúrí lápẹẹrẹ nípe à nípe fídíò nípe fídíò nípe àjúrí ṣé ò bàdá èèyàn torí fídíò ni nípe àkáná nípe ma ń ṣe fídíò nígbà tó fẹ́ ka nǹkan tẹ́ nìkan kó sí gbé o ní gbọmọ <laughs> oké ẹni gbọmọ wo tẹ́ no ti fídíò náà wà ní pé tẹlifíṣàn oní ìkan náà wà tó ní tẹlifíṣàn so oní oní tẹlifíṣàn lé àmì kankan so oríṣiríṣi so wípé ah ẹ̀ẹ́sẹ̀ but ìyẹn ok bí fòrò wọn yẹn ìyẹn náà wà bí ok so ó ní ẹ̀yìn ma ń <laughs> so so ima fánù gbọ́n so ibi fárún ibi àwọn fòróhùn kí wá ní à ah, nítorí tí ẹ bá ti yapa ń bí fòróhùn pé à ah, ó ti di fárún yẹn ni kí ẹ ma fi múyẹ lọ́ta kí ẹ sì ma fi múràn lọ́rẹ̀ kí ẹ ma fi sọ pé à ah, ẹni ló correct eni ni ò correct so ṣẹ́kù bẹ́ẹ̀dì sọ pé òun náà níbi àwọn ọ̀nà tí fárún lè gbéyàn kónú sunnah nìyẹn wọ́n ni ó lè gbé kónú salafiyya o أحسن الله إليكم وبارك فيكم وجزاكم الله خيرا الله تعالى أعلم وصلى الله على نبينا محمد so إليه إليه وأنه جناية التميع so uh, last question tán جنايات wọ́n nínú jìmáyà tó tàmáyà wọ́n ni so last question tán bí wọ́n ni pé ìgbàwo ni èyàn ìgbàwo ló mọ́ kó nù sàlàfíyà pé ah, àti yíò sọ fún pé ah, ẹni yìí ó ti gún ríkò kò sínú sàlàfíyà ma so jẹ́ tún bọ́rọ̀ Sheikh fauzan náà jẹ́ ká bọ́rọ̀ Sheikh Fawzan فضيلة الشيخ وفقكم الله يقول السائل بما يخرج المسلم من دائرة أهل السنة والجماعة wọ́n ní wọ́n bí Sheikh Fawzan pé kọ́lọ̀wọ́ bá kó bá wà jẹ́ kẹ́ ṣe kò ń gẹ́ ní pé kí ni èyàn fi máa ń kó mùsùlùmí kí ló fi máa ń kó nú da'ira ahlu sunna wal jama'a so ẹmọgbọ́n kan tí Sheikh sọ يخرج من دائرة أهل السنة والجماعة إذا خالف أهل السنة والجماعة في هذه الأصول wọ́n ní ó máa ń kó nínú dáírọ̀ ahlùsúnnà ọ̀jẹ̀má tó bá ti ya pa àwọn ahlùsúnnà ọ̀jẹ̀má níbi àwọn usul níbi àwọn ìpìlẹ̀. إذا خالف أهل السنة والجماعة في هذه الأصول wọ́n ní tó bá ti ya pa àwọn ahlùsúnnà ọ̀jẹ̀má níbi àwọn ìpìlẹ̀ fẹ́ pé ó sì dédé nǹkan tí Sheikh Ubaid náà sọ ó sì dédé nǹkan tí Imam Ahmad náà sọ. صار يتكلم في الصحابة ويطلع wọ́n ni wọ́n mọ́ example àwọn ní bóyá bí kó mọ́ sọ̀rọ̀ nípa àwọn sọ̀hábà láìdá ya bá báwọn ṣí àṣí mọ́ sí kó mọ́ lálà sí àwọn sọ̀hábà nabi wọ́n ní àbí kó máa wá pé àwọn tí wọ́n jẹ́lẹ́sẹ̀ àwọn tán jẹ́lẹ́sẹ̀ gbáǹkọ́gbì kó máa pè wọ́n ní kèfèrí gẹ́gẹ́ bá àwọn khawarij àwọn gbogbo wọn sí máa ṣe pé wọ́n ti di kèfèrí so àwọn tó jẹ́lẹ́sẹ̀ pé à wọ́n mú tí kèfèrí ni so sáré yaqtul al-muslimin wọ́n ni àbíkóhun náà ma wá pa àwọn mùsùlùmí wọ́n lè ní iye òkò lè jẹ́ hálùsúnà jama'a sọ̀rọ̀ yìí tún jẹ́ rọ́dù fáwọn tó máa sọ pé àwọn hálùsúnà náà ni àwọn náà ni terroristi no so gbogbo wọn kàn pèpè hálùsúnà ni so gbogbo wọn kàn pèpè ni wọ́n yapa súnà gan àwọn khawarij àwọn ilé wọ́n ti wà láti time annabi sallallahu alaihi wasallam so wọ́n yapa annabi sallallahu alaihi wasallam nígbà ayé rẹ̀ but wọn ò nígboyà tó láti gbógun tàn nabi nígbà tó di ìgbà wọn sọ̀hábà kò sí sọ̀hábà yọ̀ báyìí láàrin wọn gbogbo wọn sì yapa àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam so wọ́n sì gbógun ti Ali títí tán fi pa لأن صفة الخوارج أنهم يقتلون أهل الإيمان ويدعون أهل الأوثان هذا من حديث wọ́n ní nínú àwọn ìròyìn àwọn khawarij ni pé wọ́n ma pa àwọn mùmìní wọ́n sì ma fa àwọn ẹlẹ́bọ̀ọ́lẹ̀ ẹ wo gbogbo àwọn ogun Iraq gbogbo àwọn ogun Iraq gbogbo àwọn ogun Syria gbogbo ẹni rétí àbí nọ́mbà àwọn èèyàn tó ń kú látọ̀dọ̀ àwọn ISIS àbí gbogbo àwọn al fact in tó fi tens of thousands ló fi jùlọ tens of thousands ló fi jùlọ kìí ṣe pé eh, eh, wọ́n pa kèfèrí 200 wọ́n pa mùsùlùmí 300 no tens of thousands ni ó fi jù ní nọ́mbà àwọn kèfèrí tó kú níbi àwọn ogun àwọn mùsùlùmí tó kú sí compare sí nọ́mbà àwọn kèfèrí wọ́n ní bí Ànábì sallallahu alaihi wasallam bó ṣe jù àwọn khawarij ni ويدعون أهل الأوثان ولذلك ما تجدون الخوارج على مر التاريخ أنهم قاتلوا الكفار وإنما وني ينتفري بها الخوارج throughout history wọ́n igbógun tàwọn kèfèrí àwọn kọwàríj throughout history wọ́n igbógun tàwọn kèfèrí sí amẹ́ríkà kankan náà gbógun tí ni tí amẹ́ríkà ló syria wọ́n àwọn musulmi náà ma ń sí àwọn amẹ́ríkà ló wà ní bọ̀rọ̀nú sáwọn amẹ́ríkà ló wà ní bọ̀rọ̀nú tí wọ́n ń pa so àwọn mùsùlùmí wọ́n ní throughout history àwọn khawarij mùsùlùmí náà wọ́n ma ń pa وإنما يقاتلون المسلمين والعياذ بالله لأنهم خرجوا عن مذهب أهل السنة والجماعة wọ́n yàwó ilé wọ́n ti jáde kó ní mazhab ahli sunna wal jama'a so sheikh Fawzan mẹ́lẹ̀ wà lápẹẹrẹ يخرجوا خرجوا من أصل madhhaba al-sunnah wal wọ́n ní bákan náà làwọn murji'a wọ́n jáde kó nu madhhaba al-sunnah wal jama'a sẹ́rí àwọn murji'a ó yẹ kí ẹ máa kọ́ ma sọ́rọ̀ wọn gan láwùjọ wáyé ìrìjá pọ̀ gan láwùjọ wáyé ẹ̀yìn sọ́wá sọ́ di kèfèrí ni tó bá sọ́ di kèfèrí ó sọ́ di kèfèrí mọ́nà tí nǹkan tó ṣe yẹn tó bá sọ́ di kèfèrí ó di kèfèrí mọ́nà ẹ̀yìn sọ́wá so in táwọn afá mọ́sán ní pé wallahi ẹ̀ẹ̀bá eh, yìí gbogbo ẹ̀ẹ̀bá eh, kò bá lọ gba tẹ́síkíà gbogbo ayé tí ìbá ṣe ń sún náà lọ́dọ̀ Ọlọ́run kò mọ̀ sẹ́ni tó la kò bá sì gba tẹ́síkíà gbogbo ayé tí ìbá ṣe eh, mùsùlùmí lọ́dọ̀ Ọlọ́run Ọba kò sẹ́ni tó lè sọ recognition of certificate ká certificate Saudi pé ah, recognition to the Islam ká fún bí ìbá ṣe ń sún bẹ́ẹ̀ sì náà tí ìbá ṣe mùsùlùmí náà kò túnmọ̀ kẹ̀kẹ́ مذهب أهل السنة والجماعة كذلك المرجئة يخرجوا خرجوا من أصل مذهب أهل السنة والجماعة تهاونوا بالذنوب و... wọ́n ní bákan náà àwọn murji'a wọ́n ní àwọn náà wọ́n kò nù mazhab ahlu sunna wal jamaa wọ́n ní wọ́n máa ń tẹ́mbẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀ kódà kìí sí ẹ̀ṣẹ̀ nìkan àwọn èèyàn tẹ́mbẹ̀lẹ̀ àwọn èèyàn tẹ́mbẹ̀lẹ̀ kúfùrù gẹ̀ ẹwọ́n tó ṣẹlẹ̀ recently so ẹwọ́n tó ṣẹlẹ̀ ìkannú àwọn àpẹẹrẹ kúfùrù láwùjọ so káàkiri mara àwọn mùsùlùmí gbogbo àwọn kìíní yẹn dọ̀tí ó dọ̀tí gan kí ẹ̀sì mara àwọn mùsùlùmí ká ma wá yìnyìn àbí kẹ́lòmí gan kó tẹ̀ tó wá ní àà èyàn lọ èyàn lọ bó ọ̀tọ̀ ọlọ́run lọlé so eléyìí sí ilé látàrí ànábì sallallahu alaihi wasallam ilé látàrí ànábì sallallahu alaihi wasallam nígbàtà ń gbé kanú àwọn ọ̀tọ̀ náà bá kọjá tí wọ́n ń gbé ànábì ní àwọn gí náà so kódà àwọn igi àwọn ẹ̀dá Ọlọ́run ọba gan tó máa ń sinmi látara téèyàn burúkú tó bá kú lórílẹ̀ àwọn ẹ̀dá in tẹ́ ah nígbàtí wọ́n ròyìn pé nígbàtí ìkanú àwọn sáàf tó gbọ́ pé Hajjaji kú wàláhì wọ́n ní sunkún ni àwọn ah, ní sunkún ni pé ah eh Ọlọ́run ọba ṣe o so ẹjíká ẹjíká وعلى آله وأصحابه ومن والاه وبعد نعم so gẹ́bà sí ń ṣàlàyé lọ níbi ọ̀rọ̀ Sheikh Salih Al-Fawzan nípa pé ìgbà tí èyàn kò nínú da'ira Ahlus Sunnah òun náà ni pé nígbà tó bá yapa ìkẹ nínú àwọn ìpìlẹ̀ Ahlus Sunnah wal Jama'ah so ó dà Eh, wọ́n ní wọ́n ní wọ́n tẹ́m̀bẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn mórí àwọn tẹ́m̀bẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀ gbogbo àwọn katẹ́lì náà sọ pé eh, kò sí kàfàrọ̀ kò sí kàfàrọ̀ eh, kílùkọ́ rẹ̀ àwọn katọ́lọ́wọ́ bá tún gbé kalẹ̀ ní ìtàn ẹ̀ṣẹ̀ wọ́n tún tẹ́m̀bẹ̀lẹ̀ fáwọn èèyàn orísìírísìí ẹ̀ṣẹ̀ náà fáwọn èèyàn lẹ́mìí balẹ̀ lọ lórí ẹgbẹ́ wọn kò sí kankan tó bá ṣe so oríṣiríṣi oríṣiríṣi àwọn nǹkan náà sọ so ẹ̀rí tẹ́lùmí gan bá ṣe wà sínú yóò ní ìzìná ti dòpó kẹfà nílò àwọn ìlò ti dòpó ó ti dòpó ẹ̀sìn kẹfà ẹ̀dàkùn kí ẹ mọ́ tẹ́mbẹ̀lẹ̀ ẹ̀sẹ̀ nílẹ̀wò yẹn so gbogbo bẹ́sẹ̀ ò bá ṣe rámpàtì tó ó yẹ kó ìmọ̀ bàyán ló jẹ́ nítorí pé wàláì ọ̀pọ̀lọpọ̀ mi Al-Imam Ibn al-Qayyim ló sì sọ kíní ní pé ẹ̀ṣẹ̀ tó sì pé èyàn ṣe lọ́hun tó wájí kí èyàn rá bàbà lọ́sọ́lọ́ náà in tí mo fi ń sọ ní ẹgbẹ́ wallahi kí ẹ mọ́ mọ̀ tẹ́m̀bẹ̀lẹ̀ pé wọ́n sọ pé ẹ̀ṣẹ̀ òkín gbìyàn kó nù súnnà wallahi kí ní ìwà tí ma wá tẹ́m̀bẹ̀lẹ̀ sẹ̀ wọ́nà yí tí mo fi ń gbà wáyẹ̀ jù pé èyàn ní bùkátà sí àwọn ìwà tó dáa gan àwọn ìwà tó dáa gan èyàn ó fi èyàn jẹ́ oníwà dáadáa ẹ̀rí pé gbogbo àwọn kútùbù àkọ́ ìdí gbogbo àwọn kútùbù manhajì lára àwọn kátà ma ń fi sí náà ni pé àwọn ìwà dáadáa kí o ń kó súnà kó jẹ́ wà dáadáa nígbà tí sẹ́kù islam nígbà tafẹ́ parí tafẹ́ parí àkídà tó lọ́sí yàtọ̀ sọ pé birrul walidayn kí ẹ máa ṣe dáadáa sóbi gbogbo àwọn nǹkan báyìí lára àwọn nǹkan tó jẹ́ súnà náà ìbátá ká kílọ̀kọ́ ọ̀rọ̀ Sheikh Bin pé kí ni usulu ahli sunnah wal jama'ah àti gbogbo mọ̀kan yẹn lọ́nà sọ pé birrul walidayn gbogbo àwọn wà dáadáa àwọn husnul khuluq so gbogbo àwọn kíyàn lọ yẹ kí ẹ mójútó sámú sámú sámú sámú yẹ kí ẹ mójútó dáadáa ọ̀yí so eléyìí sì ṣe pé èyàn fi ń sọ sọ pé àwọn tó máa ń sọ pé àwọn ah, ẹ̀wọ̀n oníwà kíníkan àbí kíníkan ẹni pé so that èrìjá kò ní kírípù wa yẹn náà pé àkọsí ah, ìtẹ́yà àti jọ́nsún náà kò gbé ọkú ò bá tagbó ṣe zìná ṣe kí ló kọ́ rẹ̀ mú jí náírà bẹ́ẹ̀jì ìsìnkú fọ́n ìbátá wá wọ́ tán ìbátá yà wọ́n padà wọ́ látòkèdélẹ̀ kíkí ẹsẹ̀ látòkèdélẹ̀ so irú ẹni bẹ̀rún gan kílókù tí ó padà mọ́ sí irú ẹni báwọn yóò padà fi ọ̀rún tó ráwọn ẹsẹ̀ yìí ò ní jẹ́ kó lè máa kírùn yóò padà fi rúnlẹ̀ yóò fàwọ̀ ilẹ̀ gan yóò bá sọ́ra so òpèlé yìí so àwọn àwọn múríjá ọmọ ń jẹ́ kí ìrìjá wá pọ̀ gẹ́nà òjò wáyé ìrìjá pọ̀ ìrìjá kódà ìrìjá ju kíní lọ́nà ẹ̀kùrú jùlọ ìrìjá pọ̀ ju kùrú jùlọ láwùjọ wáyé gẹ́ ìyàpọ̀ ẹ̀ tó wá ni tó bá gbé kóònù islam kìí ṣe in tó bá ṣe ìyẹn tó bá gbé kó nù islam kìí ṣe musulmi mẹ́ in tí yíò fi ṣe tí yà bá ti di musulmi kò lè kó nínú ìjẹ́ musulmi mẹ́ni ṣe bí in tí tọ́nà bá fi sàlàyé fún wa náà ni pé in tẹ́ gbọ́dọ̀ ṣe ní o tẹ́ bá fẹ́ fi islam lẹ́ o in tẹ́ gbọ́dọ̀ ṣe ní ṣe tẹ́ bá ti wá di musulmi ó ti túmọ̀ pé bí ó ṣe mọ́ di musulmi lọ títí gbẹ̀yìn ayé rẹ̀ náà nù gbogbo tí ó bá ṣe kò bá lọ sọ́dún Ṣàngó kó lọ sọ́dún kíní kó pọ̀lọ́n lọ bá ló pòrọ kó pé tíra kó dínà ayà Kùránì kó ní kò rí bẹ́ẹ̀ ìtọ́nà bá sọ rí bẹ́ẹ̀ àbí ọlọ́run tàn wá ní ẹgbẹ́ ar-rijalu qawwamuna 'ala an-nisaa ọlọ́run tàn wá ní so al-sunnah wal jama'ah tahawanu bidh-dhunub wa سهلوها على الناس ويقولون لا يضر مع الإيمان معصية wọ́n ní àwọn mọ́díyà sọ pé ìmánì tí a bá ti ní ìmánì o kìí affect ẹ̀ṣẹ̀ kankan yá affect yàn so irú rẹ̀ náà irú náwà ìrìjá kanáà ní kókè ma sọ pé ah, àti ẹmà ti jẹun súnnà ògbò ẹ̀ṣẹ̀ tí yíò bá sí yes ẹ̀ṣẹ̀ kí gbìyàn kó but ẹ̀ṣẹ̀ lè ṣokùnfà tó tó lè padà gbìyàn kó òun náà in tó sì wà lọ́kàn ni yóò di kòkò sí yóò di ìdúró إيمان ولا يضر معه معصية معصية تضر أنتم تسمونها معصية وني معصية تضر معصية منقوبة الأربعين so in ta fi ń pè ní máa sí ẹsẹ̀ náà nìyàn so ilé jẹ́ ọ̀rọ̀ Sheikh uh, Salih al-Fawzan ẹjẹ́ká tún gbọ́rọ̀ Sheikh Zaid al-Madkhali so ẹjẹ́ká gbọ́rọ̀ Sheikh Zaid al-Madkhali gbà pé ìbá wọn lè yóò fi súnnà lẹ ọ̀rọ̀ Sheikh Salih al-Fawzan tó wà ń bí ó pọ̀ but ẹkàn jẹ́ káwà bóyá táyì bá gbà bóyá tún gbọ́ mi so ẹjẹ́ká gbọ́ ọ̀rọ̀ Sheikh Zaid سائل من مصر يقول أحسن الله إليكم إذا خالف عالم من العلماء السلف لأصل من أصولهم فهل يلحق بأهل البدع ولا كرامة له أم تغفر له زلته هذه في بحر حسنات. كيف ذلك؟ wọ́n ní wọ́n bi bàbá pé tí ẹnìkan nínú àwọn olùmọ̀ olùmọ̀ sàràfí tó bá yapa ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ sàràfíyà nínú ìpìlẹ̀ ahlus sunnah wal jamaa ni pé ṣé yóò di ohun bídà ni àbí ìyẹn yóò a fi afojúfò pẹ̀lú àwọn dáadáa tó bá se bí afojúfò olùmọ̀lá wọ́n ti ẹ̀tún bèèrè ń bíbẹ̀ ṣékà wá ní à kan tún question yẹn bóò ní question yẹn ṣe wá wọ́n ní tí olùmọ̀ kan tó bá yapa àwọn salaf ìpìlẹ̀ kan níbi àwọn ìpìlẹ̀ wọn ṣe wọ́n kó papọ̀ máwọn bídà ni pé wà lákàrà ọmọ àníwò lẹ́fù tí ó bá dé àníwò pé àà ah, ah, Sheikh lágbàjá lẹ́wà ní àà ah, no àníwò lẹ́fù tí ó bá dé ni pé ṣe àníwò lẹ́fù tí ó bá dé ani àbí àwọn ẹ̀yìn tó ṣe yìí ṣe àwọn dáadáa rẹ̀ ni pé إذا خالف في شيء يمكن الخلاف فيه wọ́n tó bá yapa níbi nǹkan tó ṣe pé khilafu lè ṣẹlẹ̀ ńbẹ̀ ṣe pé gẹ́bí Sheikh Saleh Uthaymin gẹ́bà náà ṣe ṣàlàyé níbi àwọn audio tàti play síwájú pé khilafu nígbàtà ń sọ̀rọ̀ nígbàtà ń ṣàlàyé pé táwọn Ikhwan Muslimin sọ pé gbogbo ẹ jẹ́ ká máa kójọpọ̀ ibi tá agree ibi tá ti yapa ẹ jẹ́ ká máa ṣe kíni ẹ jẹ́ máa bẹ́ẹ̀ ni àwọn khilafu káwà tó wà mustasab àwọn khilafu káwà tó wọlé so àwọn kìláàfù kan wà tó wọlé a sì ti sàlàyé fún wa náà ní kátọlọ fún sọ́lá so àwọn kìláàfù kan wà tó kọlẹ̀ àwọn kìláàfù kan sì wà tó ti pé tí a bá ti báyìí ó lọ ní sòsí tó bá yapa yunaqashu wa yu'allam tó bá yapa níbi àwọn kan sí pé kìláàfù wà ń bẹ ah, èyí ó bá ṣe munaqasha yóò sì tọ́ sọ́nà قبل الحكم عليه بالابتداء وإن wọ́n ní síwájú kíyàn tó pé ìdájọ́ ìbìtìdá àlè lórí ah, àti kíyàn tó kó papọ̀ máwọn bídá ẹ̀díká bọ́rọ̀ yẹn lẹ́kẹsí إذا خالف في شيء يمكن الخلاف فيه فهو يناقش ويعلم قبل الحكم عليه بالابتداء wọ́n ni tó wáyé pó yapa níbi àwọn nǹkan tó ṣe pé khilafu wà ń bẹ̀ ní pé yunaqashu wa yu'allam ní pé yíò kọ èyí ó sì fi mọ́ síwájú kí ẹ tó dájọ́ lé pẹ̀lú ibtidaa àti kí ẹ tó kó papọ̀ máwọn bid'ah يناقش في الموضوع بالأدلة القرآنية والسنة النبوية wọ́n ní èyó bá sọ níbi mọ̀dún yẹn pẹ̀lú àwọn ẹ̀rí Qur'an àti ẹ̀rí súnnà nabi فإن كان سلفي wọ́n ní tó wáyé pé sálàfí ní lódòdó فإن كان سلفي حقا رجع wọ́n tó wáyé pé sáláfin lóòrùdó yóò sẹ̀rí padà Allahu Akbar wọ́n tó wáyé pé sáláfin lóòrùdó tó bá ti sọ fún pẹ̀lú Kùránì àti súnnà yóò sẹ̀rí padà وإن كان عنده شيء من البدع wọ́n tó wáyé pé bídà náà wà lára rẹ̀ náà tẹ́lẹ̀ ẹ ti Yemen sẹ́gbẹ́ Muhammad ilmani nígbàtí àwọn afáà náà fẹ́ sàlàyé nígbàtí àwọn afáà fẹ́ sàlàyé pé rọ́júlú ń tó ibá àwọn tí ń láhàdọ̀ oríṣiríṣi àwọn kan lára rẹ̀ náà tẹ́lẹ̀ náà so nípo oríṣiríṣi pé ma lọ jámí àwọn ẹlẹ́gbẹ́ oríṣiríṣi àwọn kan láwọn tí ń láhàdọ̀ lára rẹ̀ mo sì mọ́ rọ̀ ṣe rí àwọn ọdíò kan wà tó sì kó dágan kí èèyàn so ó dáa gẹ́gẹ́ yẹn gbọ́ so torí gbogbo àwọn táwọn àwọn musafikọ gbogbo àwọn tó ń defend láwùjọ wa gbogbo àwọn tó ń defend Ibn Hadi ọ̀pọ̀lọpọ̀ wọn gbogbo àwọn tó ń defend náà ni pé Muhammad al-Imam ẹlòmí gan àpé Sheikh Muhammad al-Imam kìníkà kìníkà so gbogbo àwọn ẹni yìí Muhammad al-Imam yìí jísùrù Rafida ni so bíríjì ló jẹ́ fáwọn Rafida so àwọn olùmọ́sí ti bàdá rẹ̀ so ẹ máa wárákùnrin yìí so ìgbà táwọn afá fẹ́ sọ tán fẹ́ sàlàyé rẹ̀ pé ah, ẹnìkan táwọn ti kẹfin oríṣiríṣi àwọn kan pa rẹ̀ náà tipẹ́tipẹ́ oríṣiríṣi àwọn kan ló ti máa ń ṣe tipẹ́tipẹ́ so kí rẹ̀ so ẹni tó wáyé pé bídá náà ti wà lára òun náà tẹ́lẹ̀ ọya àwọn sáráfíkà ń tí wọ́n tí lérí wọ́n tí lérí ní pé mọ́lọ̀ so irú ẹni bẹ́ẹ̀ náà tá bá ń pè padà pè sódòdó tí ò fẹ́ gbọ́ à ah, yóò lọ o وأثرت فيه شبههم فإنه يضل متعصبا wọ́n ní bọ̀tọ́ wáyé pé bídá wà láàrẹ rẹ̀ àbí ṣúbà rẹ̀ ó ti affect rẹ̀ wọ́n ní kò ní yẹ kò ní gbò lẹ́ni tí ó mọ̀ jẹ́ mọ̀ta àṣìbò fún tó wà lórí ẹ̀ fala haraja an yulhaq bihim wọ́n ní kò sí problem kí èèyàn kó papọ̀ mọ́ gbà rẹ̀ ah, ووقف مع خطئه الخطأ الذي ترده نصوص الكتاب تعصب لرأيه ووقف مع خطئه wọ́n ní tó sì dó pẹ̀lú àṣìṣe rẹ̀ ó dó pẹ̀lú àṣìṣe yẹn so ó dó tí àṣìṣe yẹn pé ẹni tó ń wà lórí ẹ̀ náà ni الخطأ الذي ترده نصوص الكتاب والسنة wọ́n ní àṣìṣe tó sì pé Qur'an àti sunna ó ń dá gbogbo ẹ̀dànù طيب ف... حتى لو كانت له حسنات نعم يقول في بحر حسناته wọ́n ní eléyìí jẹ́ ọ̀rọ̀ tí eléyìí sọ ní pé ìdàbálàgọlmọ́ olùkùnlàtẹ́ yìí chai àwọn èèyàn ìdàbálàgọlmọ́ eh, ọ̀rọ̀ Ibn al-Qayyim náà mú wà ọ̀rọ̀ Ibn al-Qayyim tó wà ń bí eh, kílọkọ tíra yìí tíra tó fi ṣe sharhu idha balagha al-ma'u al-qullatayn lam yahmil al so hadith annabi kan wà bẹ́ẹ̀ tó ipá wọn àfáà sí àpá ẹnu pé sí hadith yẹn lálàáfíà ìtumọ̀ hadith yẹn ni pé tí omi tó bá ti tó gorodómi méjì kò ilẹ́gbẹ̀ so àwọn bá lọ pé Ibn Qayyim wọ́n ń ṣàlàyé àwọn kankan pa àwọn so nígbà mi ní pé á ah, ní pé tí so wọ́n mú sí yá kú pé tómi tó bá ti kó gorodómi méjì ní pé kì í kódọ̀ ti sínú bàtà jẹ́ ogbà mú báyìí wọ́n bá ń lò lọ pé pé tí idha balagha al-ma'u al-qullatayn lam yahmil al-khabath àwọn òfin tí ẹni ọ̀tẹ̀ wá tó kú látẹ́yìn àwọn tó ti ẹni tó tán dìfẹ́ndì ṣe wọ́n ti tó kú látẹ́yìn so sán ti tó kú látẹ́yìn so orísìírísìí idha balagha al-ma'u al-qullatayn lam yahmil al-khabath so kọ́ídà burúkú kọ́ídà burúkú tí wọ́n ń lò tí wọ́n fi ń ṣe kíní so irú ẹni wọ́n bí ṣẹ́sẹ̀nsìn ẹgbọ́ kíní ẹ̀dàdà ẹni yẹn tó wọ́n mọ̀ tún pàtì yẹn béèrè wọ́n ní ṣe àwọn dáadáa rẹ̀ sí kò lè bó mọ́lẹ̀ ni wọ́n ní ilé yóò wà ní odò àwọn dáadáa rẹ̀ ní kò lè affect ẹ̀ ṣeéṣe sọ pé dáadáa rẹ̀ òun ló ní àbájá sí dáadáa rẹ̀ gbogbo dáadáa tó bá ṣe òun ló ní لكن الوقوع في البدع بعد بيان أهل العلم لها بأنها wọ́n ní bọ̀tíyàn dúró ti bídá lẹ́yìn bàtà àwọn olùmọ̀ ti sàlàyé pé bídá ni bídá láàá jùzọ lẹ́kùn wọ́n ní kò tọ́ fún لها بأنها بدع لا يجوز له وخدش في عقيدته وفي منهجه وني لها بأنها بدعة لا يجوز له وخدش في عقيدته وفي منهجه ويهجر بسببه وني أستي أستسايسي نبي عقيدة يعني نبي منهجه so wọ́n ní nítorí rẹ̀ èyí ó sì pàtí nítorí ẹ̀ èyí ó pàtí nítorí ẹ̀ bàbá ò sọ pé ìdàbálàgọ̀lùmọ́ olùkùnlàtẹ́yìn لأن من يعرض عليه الحق فيرفضه صار nítorí pé ẹni tẹ́yìn bá ń fi òdodo hàn tó ń dànù. الحق فيرفضه صار متكبرا. wọ́n ló ti di onígbéraga hmm, Allahu Akbar ẹni tẹ́yìn ń fòdodo hàn tí ń dànù pé àánú orí bẹ́ẹ̀ ó gbà báyìí kò gbà báyìí a lè ṣe báyìí ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣe pé ìyàpẹ̀nu bẹ́ẹ̀ so ó gbà báyìí. كما قال النبي صلى الله عليه wọ́n ní gẹ́bí annabi sallallahu alaihi wasallam ṣe sọ al-kibr batarul haqq wa ghamtun nas hmm, Allahu akbar wọ́n ní al-kibru batarul haqq kí a máa dá òdodo nù wa ghamtun nas àti kí a máa bìlítù àwọn èèyàn annabi sallallahu alaihi wasallam pé ìtàn ni an yu'rad alayhi al-haqq bi dalilihi fayarfud wọ́n ní wọ́n fún ní òdodo pẹ̀lú ẹ̀rí rẹ̀ yóò ní àwọn ah, ògbá wọ́n yóò wà ní ta'asub fún orí rẹ̀ pé ah, ìntàwà wà lórí ẹ̀yìn àti kí gbogbo àjọ máa ṣe pọ̀ náà wọ́n àjọ máa ṣe pọ̀ náà hada irtakaba al-kabira wa khata wọ́n ni eléyìí o ti kó sínú gbàǹkọ̀gbù ìfẹ́sì ni o ti kó sínú àṣìṣe yuhyar min ajrihi tẹ́yìn ó pàtí nítorí rẹ̀ idha lam yarji ní pé tímbà tí ó bá padà yuhyar min ajrihi idha lam yarji ila al-haqq wa as-sawab tí ó bá padà síbi òdodo àti nǹkan tó correct tí ó bá padà síbi nǹkan òdodo àti kan correct èyàn ó ṣe hajjúrò rẹ̀ nítorí rẹ̀ so ẹ wo nǹkan tí Sheikh Zaid ń sọ bíbẹ̀ Sheikh Zaid ń sọ pé khọ́tọ̀ ni but in jí khọ́tọ̀ yẹn bùkátà ní kíyàn so àwọn khọ́tọ̀ ni ok kí ni ok khọ́tọ̀ ni àbí khọ́tọ̀ lẹ́ni ó ṣe kí ni khọ́tọ̀ yẹn bùkátà so ẹ̀ á máa bá ṣe ok kí ló dé tẹ́fì máa bá ṣe kábàlì máa fi correct àtijọ́ ìkílẹ̀ rí correct látọ̀dọ̀ rẹ̀ ṣe ń burú sí kọ́ lójoojúmọ́ ni èyí tán fi bí Sheikh Ubaid nìyàn pé mọ́dàwó lè yóò fi máa advice ẹ̀yẹ àwọn èèyàn níbi jinayatu tamayyun ni pé length wo lè yóò fi máa advice àwọn èèyàn ni pé a ni pé bẹnu àwọn èèyàn tí wọ́n sọ pé òun advice wọn ni àbí for years ẹlòmíì ní àwọn advice wọn ni ni pé àwọn òun advice wọn ni ajẹ́kẹ́ka ibẹ̀ náà so nínú jinayatu tamayyun ta ti play àwọn tip tí wọ́n transcribe tí wọ́n title rẹ̀ ní jinayatu tamayyun ta ti play pé ìgbà olè ẹmọ́ kónù sàràfíà ti Sheikh Ubaid ibẹ̀ náà tó ti pè wọ́n but káàkà lọ́tẹ̀ ẹjí káàkà pé wọ́n ni as-su'alu as-sabi' wọ́n ni ìbéèrè lẹ́ẹ̀keje wọ́n ni yamdi ba'du an-nas as-sinin wọ́n láwọn èèyàn kan máa ń lo àìmẹ́yọ ọdún ẹgbẹ́ à ń kọ́ rẹ̀tí wọn díẹ̀díẹ̀ wọ́n sì ń gbọ́ à ń kọ́ rẹ̀tí wọn à ń bá wọn sọ díẹ̀díẹ̀ wọ́n sì ń gbọ́ lò ní ìwọ̀n òfin ní gbogbo àwọn bídà tó wà lórí ẹlẹ́fà so eh, zikiru jama'i ni <laughs> wọ́n ṣe ìwọ́de ni wọ́n ṣe so nígbà eh, à ń kọ̀rẹ́ tí wọ́n díẹ̀díẹ̀ wọ́n sì ń gbọ́ ẹ kọ̀rẹ́ tí wọ́n díẹ̀díẹ̀ ẹ ń fi àwọn nǹkan tẹ́yìn náà wà lórí ẹ ń fi díẹ̀díẹ̀ lẹ̀ àwọn náà ń fi àwọn díẹ̀díẹ̀ lẹ̀ gbogbo wọn jọ ń ṣe papọ̀ so ní yamdi ba'd an-nas sinin wọ́n láwọn èèyàn mi wọ́n mọ́ ń lo wa shuhur àtọ́sù fi munasahati ahli al-ahzab níbi wọ́n mọ̀ fún àwọn ẹlẹ́gbẹ́ wọ́n mọ̀ fún márùn kàlẹ̀ ìkwánil muslimin gẹ́bẹ̀ àwọn ìkwánil muslimin pa tabligh àti tabligh ma'a mujalasatin pẹ̀lú gbọ́mọ̀ jókó tí wọn wal hujja li munasahatihim ẹ̀rí sí ni pé wọ́n náà wọ́n ṣe nasiha fún wọn wọ́n ni fahal hadha kana alayhi amalu salaf wọ́n ni sáwọn salaf wà lórí ilé aljawab sheikh ubayd sọ pé almunasahatu la budda an tantahi ila shay almunasahatu la budda an tantahi ila shay ìfúnni nímọ̀ràn yóò padà já síbì kan lọ́jọ́ kan ìfúnni nímọ̀ràn kò sí tàbí ṣùgbọ́n ó gbọ́dọ̀ já síbì kan wa huwa imma qabulul munasaha yálà kẹ́niyẹn imma qabulul mansuh ẹni tán fún ní ìmọ̀ràn yálà kó gbà nasihatan nasih ìmọ̀ràn ẹni tó ń fún nímọ̀ràn wa ruju'ahu gba ìpadà lọ wasulukahu sabili eh, almu'minin àti pé kí ó ní ojú ọ̀nà àwọn olùgbàgbọ́ wa intihaja sunnah àti kó tẹ̀lé ojú ọ̀nà sunnah awil inad àbí kó lágídí wal israr àti kó wà persistent lábúdà an tantahi ila shay ìfúnni ní mọ́nà ó sàgbọ́dọ̀ tásíbìkà wa hadha al'amru la yastadi'i at-tatwil abadan wani alamari kò bùkátà kó gùn lọ títí ma lo kogun bukata kogun lọ títí wa innama yadhharu fi jilisatin hadha fil ghalib wọ́n ni ilé ìmọ̀ hàn ní àwọn ìjòkó jilisat ìjòkó wọn bá lọ́pọ̀lọpọ̀ ọgbà pé á ah, ẹni yìí ó fẹ́ gbòdòdó wọ́n ni wà innama law sagot tatwil wọ́n tó bá yí pó wọ́n ní tó bá tàbátì aṣọ pó tọ́kí yẹn lo time tó pọ̀ gan tó pẹ́ gan wọ́n ní ó rí ẹ̀ wọ́n ní náàdírùn ó skars kí ẹmà sí rú ẹ̀ fi haqqi onas nípa àwọn èèyàn kakọ̀ọ̀kan ni pé yadhharu minhumul lin tó sì pé àwọn èèyàn wọ́n soft wa yadhharu minhum shay'un min al-qurb àwọn ènìyàn wọ́n sì wọ́n tàà láti súnmọ́ súnnà wọ́n ní lakin alayhim ghabshun but ah, kílùkọ́ rẹ̀ àwọn alamari kọ̀ọ̀kan kan wà against wọn وهؤلاء يحتاجون إلى شيء من التعاهد ẹ̀rùn àwọn ẹni báyìí ó ní bùkátà sí kíyàn lo time pẹ̀lú wọn wọ́n ni amma mujalasatu unas aljami' ahli al-ahwa wọ́n ni àbíkẹ́ but kíyàn ma bá wọn bídá àjòkó aw fi majlisin yaglibu alayhi ahlu ahwa àbí níbi ìjòkó sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń bẹ̀ àwọn tí wọ́n tan ìròrí ká àwọn tó ń tan ìròrí kíra kò sí ti ń jẹ́ kàfàrọ̀ kọ́nsúnà náà kó wá jòkó tí wọ́n ní bíbẹ̀ náà kó máa ran bídà lọ́wọ́ àbáwọn míì náà ti bídà àwọn ọ̀tẹ́ tí ò burú tó báyìí wọ́n ni aw fi majlisin yaghribu alayhi ahlu ahwa mujalasatan mumazajatan wa mukhalata wọ́n hmm, ni ìjòkó tó ẹwọ́rú jòkó tán pè mumazaja wà mú kíni wà mú kọ́látọ̀ ìmọ̀ rò papọ̀ mọ́mọ́ ìjòkó tí ó dictate pé ẹ mọ̀ ẹjọ́ wọnú ara yín papọ̀ ẹjọ́ rò papọ̀ a ah, sheikh ẹni ẹsẹ̀ tariq ah, ẹni ẹsẹ̀ tariq nígbé ha nígbé ẹ̀yẹn ṣe tariq ah, kajọ question and answer <laughs> nígbé ah ní darí ìbéèrè yìí sí àwọn dòktóru wa ní darí ìbéèrè yìí sí ní irú ìjókòó bá mú kọ́ látọ̀ ni so ní ìfin jẹ́ pé ó lè má jẹ́ pé gbogbo ìjókòó ni ó túnmọ̀ pé àkílùkọ̀ rẹ̀ ni ó túnmọ̀ pé èyàn yóò sọ́yàn ló ń bídá àbí tẹ́yàn sí ìlhàkọ̀ rẹ̀ so ó lè má túnmọ̀ pé gbogbo but àwọn òjókò àwọn òjókò ìran ìtàn ṣe lọ́wọ́ ìsekíni ìdábòbò tí wọ́n ṣe ìgbé tí wọ́n ṣe lẹ́yìn gbogbo àwọn ìjókòó báyìí àwọn ìjókòó tó ṣe pé a ma kó bá òdòdó ni a sì ma sọ̀yàn di irú wọn wọ́n ni ya'ni ala dawam wọ́n ni ní gbogbo ọgbà wọ́n ni fahadha laysa alayhi amalu salaf wọ́n ni sí àwọn salaf ò sí lórí eléyò fi ma alimina nínú taama bẹ́ẹ̀ sí ni hatta sa'a títí dì sí fal'amuru fihi tafsil wọ́n ni alamari ó ní tafsil nù ó ní àlàyé nù barakallahu fikum so ilé ni ọ̀rọ̀ Sheikh Obaid so nípa alamari pé a ẹ̀wọ̀n ò tí mistake ni a sì ń bá wọn sọ náà ni ẹn so wá sọ di kèfèrí ni so wá sọ wá ní ẹsọ ń sún nàmá ni so gbogbo ilé àwọn nǹkan tí a ti sọ fún wa lónìí yóò ti yanjú rẹ̀ insha Allah ta'ala so an bẹ̀lọ́wọ́ ba subhanahu wa ta'ala kó jogun alékún ma fún wa kọ́lọ̀wọ́ subhanahu wa ta'ala kí ó ṣe wálé tí ó mọ̀ tẹ̀lé ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam kó ṣe wálé tẹ́lẹ̀ tí ó mọ̀ tẹ̀lé ojú ọ̀nà àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam àwọn tọ́lọ́wọ́ bá ti yọ́nú sí tọ́lọ́wọ́ bá sọ pé radiyallahu anhum wa so ojú ọ̀nà àwọn eléyìí nìkan lèyàn lè tẹ̀lé téyàn ní kábàmọ̀ ojú ọ̀nà àwọn sọ̀hábà nabi nìkan gbogbo ẹni yókù kò sẹ́ni tọ́lọ́wọ́ bá anhu wa radu so bó ṣe jẹ́ nìyàn kọ́lọ̀ bá kó ṣe dára fún wa hada wallahu alam subhanaka alhamdika ashhadu astaghfiruka wa atubu ilayk assalamu alaikum